God for the messages that God has passed to us through the choir this morning. Adúpẹ́ fún Brethren, they said, they cried unto the rocks and the mountains. They prayed, but their prayers was too late. I pray that none of us will be part of that. The second song says, orin kejì pé mò gbé pẹ̀lú gbàgbọ́. with Jesus above. pẹ̀lú Jésù. trusting and confiding. mò ń gbẹ́kẹ̀lé mo sì sinmi lé e his great love. nínú ìfẹ́ ńlá rẹ̀. I pray this morning. mo gbàdúrà ní òwúrọ̀ yìí. that the almighty God. bí ọlọ́run alágbára. will keep you and I. yóò pa ìwà àti èmi mọ́. and we shall not fail. a kì yóò sì kùnà. we shall not fall. a kì yóò ṣubú. and we shall not falter. a kì yóò sì ká in the name of Jesus. ní orúkọ Jésù. worship God in the song in the word of this song. Ká jọ́sìn fọlọ́n pẹ̀lú ọ̀rọ̀ orin yìí. tó dá àwọn òkè ìgbà mi ẹ̀yìn. tún gbéga o bí kò ṣe bàbá lókè ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún. ta ló lágbára. Jésù ló lágbára àtòrò. Lórí ayé wa o. Jésù ló lágbára ọba títí lá. Ta ló lágbára. Jésù ló lágbára. ayé wa o. Jésù ló lágbára ọba títí lá. I want you to sit down. Fẹ́ ká jókòó. And pick your bibles. Agbé Bẹ́ẹ̀lì wa. There is a passage that we read at the deliverance service healing and deliverance service yesterday. Ẹsẹ̀ Bẹ́ẹ̀lì kan wà tí a kà nínú ètò ìtúsílẹ̀ lánàá níbí. Jeremiah chapter fifteen. ìwé jeremiah orí I want all of us to read together. gbogbo àpapọ̀ kàkà àpapọ̀. jeremiah chapter fifteen. ìwé jeremiah orí verse twenty-one. ẹsẹ̀ kọkànlélógún. jeremiah chapter fifteen. ìwé jeremiah orí verse twenty-one. ẹsẹ̀ kọkànlélógún. please open your bibles to it because we are going to read it together. ẹ ká síbi ìlú àsìbẹ̀ tó pàjùmọ̀ jọ kà á papọ̀ ni. jeremiah chapter fifteen. ìwé jeremiah orí verse twenty-one. ẹsẹ̀ kọ́lélógún. are you there? let's read one two go and I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible. Brethren, that passage is your verse ẹsẹ bẹ́ẹ̀lì tirẹ̀ ni. I want you to now personalize this. mo fẹ́ kó kà á mọ́ra báyìí. say this after me. sórí tẹ̀lé mi lẹ́yìn. God will deliver me. olúwa yóò gbà mí. out of the hand of the wicked. lọ́wọ́ àwọn ènìyàn búburú. and he will redeem me. yóò sì mí padà. out of the hand of the terrible. kúrò lọ́wọ́ àwọn ìkà. say it again now. ọlọ́run yóò gbà mí sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ènìyàn búburú òun ó sì mí padà kúrò àwọn ìka. I want to now close your eyes. Kẹ́kọ̀ọ́ di ojú rẹ. Say, oh God my father. Sọ pé Ọlọ́run bàbá mi. Deliver me. Ẹ gbà mí sílẹ̀. Out of the hand of the wicked. Kúrò àwọn èèyàn búburú. In the name of Jesus. Oh God my father. Olúwa bàbá mi. Deliver me. Ẹ gbà mí. Out of the hand of the wicked. Kúrò àwọn èèyàn búburú. In the name of Jesus. Lórúkọ Jésù. Deliver me out of the hand of the wicked in the name of Jesus. Oh God, my Father, deliver me out of the out of the wicked in the name of jesus oh god my father deliver me out of the out of the wicked in the name of jesus in jesus mighty name we pray say every operation of the wicked against my life lòdìsí ayé mi. fail in the name of jesus every oppression of the wicked against my life fail in the name of jesus. In Jesus' mighty name we pray. Orúkọ la Jésù la gbàdúrà. I pray this morning. Mo gbàdúrà lóòrọ̀ yìí. Every plan of the wicked against you. Gbogbo ètò àwọn ènìyàn kúrò Let him be frustrated in the mighty name of Jesus. Almighty God. Ọlọ́run alágbára. is redeeming you. Ó ra ọ padà. By his almighty power. Ìlú agbára láwo. In the name of Jesus. Lórúkọ Jésù. Thank you heavenly father. Dúpẹ́ Ọlọ́run ọ̀run. For we pray in Jesus name. Àgbàdo lórúkọ Jésù. Amen. Àmín. Amen. Àmín. Please open your bibles to the book of Luke chapter four. Ẹ ká ṣe pẹ̀lú ìṣòro Luke orí kẹrin. Luke chapter four. Ìṣòro Luke orí kẹrin. I'm going to read from verse one. Mo ká ẹsẹ̀ kínní up to verse ten. Bí ẹsẹ̀ kẹwàá. Luke chapter four. Re Luke orí kẹrin. I'm reading from verse one. Mo ka ẹsẹ̀ kìíní. To verse ten. Bí ẹsẹ̀ kẹwàá. Verse one. And Jesus, being full of the Holy Ghost, returned from Jordan and was led by the Spirit into the wilderness. Jésù kún fún ẹ̀mí mímọ́, ó padà tí Jọ́dánì wá, a sì ti ọwọ́ ẹ̀mí darí rẹ̀ sí jù. Being forty days tempted of the devil ogójì ọdún náà fi dán and in those days he did eat nothing and when they were ended he afterward hungered. kò sì jẹun kóhun ní ọjọ́ wọn ni nígbà tí wọ́n sì parí lẹ́yìn náà ni ebi wá ń pa á. and the devil said unto him. èsùsù yìí fún pé. if thou be the son of God. ìwọ bá ṣe ọmọ ọlọ́run. command this stone that it be made bread. àṣẹ fún òkúta yìí kí ó di àkàrà. and Jesus answered him. Jésù dáhùn fún pé. saying it is written. akọ̀wé rẹ̀ pé. that man shall not live by bread alone. ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan. but by every word of God. bí kò sí pa gbogbo ọ̀rọ̀ ọlọ́run. and the devil taking him up into an high mountain. èsùsù yìí mú lọ sí orí òkè gíga kíákíá. Shoot unto him all the kingdoms of the world in a moment of time. Ó gbogbo ilẹ̀ ọba ayé hàn ní ìṣẹ́jú kan. And the devil said unto him. Èṣù sì fún pé. All this power will I give thee. Ìwọ ni èmi fi gbogbo agbára yìí. And the glory of them for that is delivered unto me. Àti ògo wọn fún gbogbo rẹ̀ á sì fún mi. And to whosoever I will I give it. Ẹnikẹ́ni tí ó bá sì wù mí, èmi á fi fún If thou therefore will worship me. Ǹjẹ́ bí wọ́n bá forí balẹ̀ fún mi? All shall be thine. Gbogbo rẹ̀ ni yóò jẹ́ tirẹ̀. And Jesus answered and said unto him. Jésù dáwọ́ sí fún pé. Get thee behind me. Kúrò lẹ́yìn mi. Satan. Sátánì. For it is written tó jẹ́ àkọ́wé rẹ̀ pé. thou shalt worship the lord thy god. ìwọ foríbalẹ̀ fún olú ọlọ́run rẹ. and him only shalt thou serve. òun nìkan ṣo ní kí wọ́n kí ó sì máa sìn. and he brought him to jerusalem. ó sì mú un lọ sí jerusalem. and set him on a pinnacle of the temple. ó sì gbé e léṣoṣo tẹ́ḿpìlì. and said unto him. ó sì fún pé. if thou be the son of god. ìwọ bá ṣe ọmọ ọlọ́run. cast thyself down from hence. bẹ́sẹ̀ fún ara láti yín lọ. for it is written. àṣà ti kọ̀wé rẹ̀ pé. he shall give his angels. yóò pàṣẹ fún àwọn rẹ̀. charge over thee to keep need thee. Torí I will read verse eleven. Láti máa ìtọ́jú rẹ̀. And twelve again. And in their hand shall they bear thee up. Àti pa àwọn wọn ni a Lest at any time thou shalt dash thy foot against a stone. Olúwa gbọ́dọ̀ àfẹsẹ̀ rẹ̀ gbó òkúta. And Jesus answering said unto him. Jésù sọ pé. It is said, thou shalt not tempt the Lord thy God. Àti sọ pé ìwọ kò gbọdọ̀ dólú ọlọ́run rẹ wò. Brethren, I'm speaking on what I call. Alámúsọ̀rọ̀ ní tó pè ní. Battles of the wilderness ogun ní aginjù. battles of the wilderness. ogun nínú aginjù. battles of the wilderness. ogun láginjù. brethren the christian life is not a life that is free of challenges. ara ìgbé ayé kìsẹ́nì kì ṣe èyí tó bọ́ lọ́wọ́ ìpèníjà oníranran. if you decided to follow jesus christ. ẹnikẹ́ni bá di fọwọ́sọ̀yà kó o máa tẹ̀lé jésù. the enemy satan will become your enemy lójoojúmọ́ ni sátani yóò máa bá aṣọ ta. there are some forces of darkness that will confront your life in battle. àwọn agbára nǹkan wà tí ó máa gbógun tì ẹ́ nígbà gbogbo. I pray for you and I. mo gba fún ìwà àtẹ̀mí lónìí. any force any power that is angry that you are a child of God. agbára kágbára pápá tó ń ba ọjà torí pé o ọmọ Ọlọ́run. that is now attacking your life. ó wá ń gbógun ti ayé rẹ báyìí. by the power of God. ẹ̀rọ agbára Ọlọ́run. you will overcome them. wàá borí wọn lónìí. you will overcome them. wàá borí wọn lónìí. you will overcome them from them in the name of Jesus. Brethren, Ara, if you do not want to be a person of the valley. tó o bá fẹ́ jẹ́ ẹni yẹpẹrẹ láyé. if you want to be great in life. tó o bá fẹ́ di ènìyàn ńlá. anytime you decide to strive to move to a higher ground. gbogbo ìgbà tó bá ń gbìyànjú láti lọ síbi gíga. there will be some four battles that will be confronting your life. àwọn ogun kan wà tí ó fẹ́ máa dìde sí ọ. one of those battles brethren. kọ́lá àwọn ogun tí a wí yìí is the battle we are considering today. ọba títí. God bless you and have your seat. Brethren, in the passage that we read. Ní ẹsẹ̀bẹ̀ tí a kà lẹ́ẹ̀kan. Luke chapter four. Re Luke orí kẹrin. We are told Jesus Christ was full of the Holy Ghost. Pé Jésù kún fún ẹ̀mí mímọ́. And you will expect that when you are full of the Holy Ghost. A sì ṣe àwárí pé tí ọba kún fún ẹ̀mí mímọ́. The devil should be afraid of you. Ó yẹ kó máa bẹ̀rù èèyàn ni. The brethren at the time that he was full of the Holy Ghost. Láòkò tí agbára Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ayé Jésù Kristu. That was the time the devil confronted him. Ìgbà yẹn gangan ni èsù wá láti gbójú kọ. Brethren, we are told that just like fasted for forty days. Jésù lọ gbàdúrà fún ogójì ọjọ́. And you were said as somebody that was fasting for forty days. Ó yẹ ká máa awárò pé ẹni tó ti gbàdúrà fún ogójì ọjọ́ ti gbàwẹ̀. The enemy should be afraid to confront that person. Ó yẹ kí ọ̀tá kó bẹ̀rù láti kọ́ ìjà sí ẹni bẹ́ẹ̀. But brethren at that particular time. Arásùgbọ́n ní àkókò yìí gan. We are told he was led to the wilderness. A darí wọn lọ sí ìjù he was confronted of the devil. níbi tí èsù ti dìde ogun sí wọn. he was led to the wilderness. adarí wọn sí agiju. to fight a battle. láti ja ogun. thank God when Joseph go to that wilderness. ọpẹ fọlọpẹ àgbẹ jésù dé agiju yìí. he overcame the devil in the battle of the wilderness. wọ́n borí èsù nínú ogun agiju. I pray today. mo gbàdúrà lónìí. when you get to the wilderness of your life. tó o bá dé agiju ayé rẹ. any battle that will confront you. ogun kógun tó bá dìde sí ọ níbẹ̀. you will overcome in the name of Jesus. you will overcome in the name of Jesus. Brethren, Ara. if I tell you that this Christian life is just jolly jolly Christianity. Tí mo bá sọ wọn pé ìgbé ayé Kìrìsìtẹ́nì yìí gbẹ̀fẹ́gbẹ̀fẹ́ ló máa máa lọ. I will not be telling you the truth. Yóò bá a sọ òtítọ́ rọ. If I tell you that in this Christian life there will not be battles to fight. Tí mo bá sọ wọn pé inú ìgbé ayé Kìrìsìtẹ́nì yìí kò ní sí wàhálà tàbí ìdààmú rárá. I will not be telling you the truth. Ajẹ́ pé mi ò bá ẹ sọ òtítọ́ rọ. If I tell you that in this Christian journey. Máa sọ pé ìrìn àjò yìí. You will be not you will not be confronted with troubles. Pé kò ní sí ìyọnu fún ọ rárá. I will not be telling you the truth. Yóò bá a sọ òtítọ́ rọ. The truth of this Christian life. Òtítọ́ ìrìn àjò onígbàgbọ́. And the truth for anybody that want to be great in life. Onípe ẹnikẹ́ni wá fẹ́ di ẹni ńlá Is that there will be a time in life. Àkókò kan máa wà nínú ayé rẹ. Where you will get to the wilderness of your life. Tí wàá ìpele agijù. There will be a time when you get to the wilderness of your life. Àkókò máa wà tí wàá dé ìpele agijù. Brethren, what is the wilderness of life? Ará kí ohun tí a pè lágijù nínú ayé mi. What is the wilderness of life? Ìpele wo ni a ń pè ní ìpele agijù? The wilderness of life. Agijù ayé. It's a time in your life. Ó jẹ́ àkókò kan nínú ayé ènìyàn. When the devil will confront you. Níbi tí èsì ó gbé dìde ogun sí ọ. To tempt you and to test you. Láti yiri rẹ wà láti dán o. Wilderness of life. Agijù ayé. I pray today. Mo gbàdúrà lónìí. Whenever the devil want to confront you. Ìgbàkúgbà tí o bá fẹ́ dìde ogun sí ọ. Whenever the devil want to test you. Ìgbàkúgbà tí o bá fẹ́ yiri rẹ wò. You will not fail in the name of Jesus. ó kùnà lórúkọ Jésù. The wilderness of life is real, brethren. Agijù ayé dájú ara. It's a time in destiny. Ó jẹ́ àkókò nínú àyànwó ènìyàn. When your life is confronted with trouble. Nígbà tí wàá dojúkọ àwọn ìyọnu tó lágbára. I've been trying to study the life of so many people. Mo ti yẹ ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wò. And I just saw that they will get a point in their lives. Wọ́n fi ọkọ̀ dé ìpele kan nínú ayé wọn. When there will be trouble. Tí ìyọnu á dé. I know that many of us know Sunny Ade. Wọ́n gbogbo apá làmọ̀ Sunny ọmọ aládé. If you know him, shout hallelujah. Àlámọ̀ ẹ̀jẹ̀ ká hallelujah there was a time. àkókò dé bá. when he was about to be banned from playing music. nígbà tá a fẹ́ dá a pé kó má kọrin mọ́. for life. títí ayé. He had a problem. Ó ní ìṣòro. And somebody took him to court. Ẹ̀yin gbé lọ ilé ẹjọ́. And the plan was you will not play music for life. Ètò ni pé wọ́n dá a kó má kọrin mọ́. It was a time of wilderness. Àkókò agijù ló bá ara rẹ̀ yìí that was the time he now sang a song. gba lọkùnrin yẹn kọrin kan yìí pé. he said iwájú lọlọ́kàn ń wà mí lọ. whether the driver is driving forward. mi ò mọ̀. I don't know. ẹ̀yìn lọlọ́kàn ń wà mí lọ. whether I'm going backward now. mi ò mọ̀. I can't say. he was at the wilderness of life. agiju ló bára rẹ̀. brethren. ara. the children of Israel left Egypt. àwọn Israẹli kò lẹ jìbìtì. suddenly Pharaoh started pursuing them. lójijì Pharaoh dìde ogun sí wọn. they were at the wilderness. agiju ló dé yẹn. Are you listening to me today? Ìwà mi tó ń gbọ́ mi lónìí. You are facing your own wilderness of life. Wọ́n náà ń dojú kọ agijù ayé lọ́wọ́lọ́wọ́. Brethren. Ara. What again is the wilderness of life? Nítorí ipò tí a pè ní ipò agijù. It's a time in life. Ọjọ́ àkókò nu ayé nìyẹn. When it looks as if you are the mercy of your enemies. Tó dàbí ẹni pé o wà lábẹ́ àánú ọ̀tá rẹ. Joseph faced that wilderness of life. Joseph náà dé àkókò yìí nígbà ayé rẹ̀. His own brothers threw him inside a well. Àwọn arákùnrin gbé e sunu kọ̀ọ̀ká gbígbẹ́. It was a wilderness of life. Ìrírí agídùn ni. They took him out, sold him into slavery. Wọ́n mú jáde kúrò nínú kọ̀ọ̀gá, wọ́n ta sóko ẹrú. It was a wilderness of life. Ìrírí agídùn ni. He found himself serving as a servant in the house of Potiphar. Ó ríra ẹ̀ tó ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé Pọ́tífárì. He was telling Potiphar, I'm a child of God. Ó sọ fọ́nrán pé ọmọ Ọlọ́run ni mí. And Potiphar was being blessed through him. Nípasẹ̀ rẹ̀, Pọ́tífárì sì ń di alábùkún fún. Suddenly, lójijì. The wife of Potiphar lied against him. Àyà Potiphar tún purọ́ mọ́. And Potiphar will have said. "Potiphar ti sọ pé. And you call yourself a child of God. Ó sì tọ́ ọmọ Ọlọ́run ló ń ṣe òwúrò àbáyìí. It was his own wilderness of life. Ìrírí agíjú ni my brother my sister. lákùnrin àtàlábìnrin mi tó ń gbọ́ mi. are you going through your own wilderness of life. yóò ló la ìrì agijù kọjá lónìí. are you facing the battles of the wilderness. yóò ń dojú kọ ogun agijù. the wilderness of life. agijù ayé. is a time when you find yourself in the midst of some tribulations. ó jẹ́ àkótí wọn bá rẹ̀ láàrin ìpọ́njú ńlá. david explained that wilderness of life. dáfídì náà ní ìrírí agijù. in first samuel chapter twenty-three. nínú ìwé samuel kìlómítà lé ní ogún. for no reason Paul Saul just started to pursue David. Láì ní ìdí kankan, Sọ́ọ̀lù pinnu, ó sì ń lépa ẹ̀mí Dáfídì. David started to run away from his dear life. David bẹ̀rẹ̀ sí sá kíjokíjo fún ẹ̀mí rẹ̀. It was a wilderness of life. Ìrírí agíjú ni. Brethren, ara, if you want to be great in life, wàá fẹ́ di ẹni ńlá láyé. Prepare for the wilderness time. Múra fún àkókò agíjú rẹ. A man of God made a statement. Ránṣẹ́ Ọlọ́run kan sọ gbólóhùn kan jáde. Greatness is a school. Ó ní dídí ńlá jẹ́ ilé ẹ̀kọ́. But wilderness is your school fees. Ṣùgbọ́n agijù ni owó ilé ìwé tó máa san. You need to pay the price of the wilderness. O nílò sanwó ìdíyelé agídú. You need to overcome your own wilderness of life. O nílò borí agídú ayé tirẹ̀ náà. To survive in life. Kó o lè bá di ẹni gíga. To make heaven you need to survive your wilderness. Kó o lè bá dé ọ̀run rere àbí kó o lágídú já. When you are facing your wilderness. Tó o bá ń dojú kọ agídú rẹ. If you give up at the wilderness of life. Tó o bá rẹ̀wẹ̀sì ní agídú. It will be difficult to make heaven. Yóò nira láti dé ọ̀run rere. If you give up at the wilderness of life. Tó o bá sọ̀rọ̀ ìtìlù ní agídú gíjù. it will be difficult for you to be great in destiny. yóò nira láti di ẹni lánàá àyànmọ́. what are the things that happen. kí ni àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. when you get to the wilderness of life. nígbà tó bá di agíjù ayé. Probably you are going through your own wilderness now. Bẹ́ẹ̀ ọ̀nà lagijù ẹ kọjá báyìí. Brethren, the following things will happen at the wilderness of life. Ará nǹkan wọn yóò ṣẹlẹ̀ sí ọ. Troubles will confront you. Yọnu máa dìde ogun sí ọ. I be wondering, but I'm a child of God. Wàá sì máa wọ pé àṣẹ ah, bọ́mọ Ọlọ́run sì ni mí. Why is this thing happening to me? Èyí ṣe tí kò ní fi ṣẹlẹ̀ sí mi. Brethren is a wilderness of life. Ara ìrírí aginjù ni. The word of God to you today. Ọ̀rọ̀ wọn sí ọlọ́jọ́ òní. That wilderness that is confronting you. O ní pé aginjù ló dojú kọ ayé rẹ̀ yìí. God wants you to overcome it. Ọlọ́run fẹ́ kó o borí rẹ̀. By the power of God. Pẹ̀lú agbára Ọlọ́run. see the power to overcome it. Gba agbára láti borí rẹ̀. see the power of God to overcome it. Gba agbára láti borí rẹ̀. What again happen when you are at the wilderness of life? Kí ló tún máa ń ṣẹlẹ̀ nígbà tí o bá bá ẹ̀ lágìjù ayé? Mockers will rise up against you. Àwọn apẹ̀gàn ó dìde sí ọ. They will rise up and start to say many things about you. Wọ́n á máa sọ onírànràn ọ̀rọ̀ lòdì sí ọ. In the book of second Samuel chapter fifteen. Ìwé Samuel kejì orí kẹẹ̀dógún. David passed through a wilderness of life. David nígbà tó tún la ìrírí agídù yìí kọjá. King David ọba dávidi. suddenly his own son absalom. lóyìí ọmọ rẹ̀ tún ṣe absalomu. rebel against him. ó dìtẹ̀ lòdì sí. that was not the only thing. kì í ṣe ẹnìkan. his own special adviser ahithophel. olùdámọ̀ràn rẹ̀ tá a pè ní àìtófẹ́lì. turn his back against him. ó kẹ́yìn rẹ̀ sí. and join the rebellion. ó wá dàpọ̀ mọ́ ogun ọlọ́tẹ̀. People look at David at that time. Àyẹ̀wò David nígbà náà. And said David was finished. Wọ́n David ayé rẹ̀ ti tọ́ pátápátá. Brethren, Ara. David had to flee from Jerusalem. David láti sá kò ní Jerusalem. He was going through a wilderness of life. Ó ń la ìrírí aginjù kọjá. My brother, my sister. Lákùnrin àtàlábìnrin mi. Are you going through your own wilderness? Yóò ní òun la ìrírí aginjù kọjá báyìí. I pray when you pass through your own wilderness. Mo gbàdúrà nípa laginjù rẹ kọjá. God will help you through. Lọ́run yóò ràn ẹ́ lọ́wọ́. God will help you through. Lọ́run yóò ràn ẹ́ lọ́wọ́. Brethren, Ara. in second Samuel chapter sixteen. Ìwé Samuel kejì orí kẹ̀ndínlógún. From verse five. Alẹ́sẹ̀ karùn-ún. Where David was going through his own wilderness. Nígbà Dábìlì lagidu rẹ̀ kọjá. A man called Shimei. Ọ̀gá tá a pè ní Shimei. Appeared. Ó farahàn. And started raining curses on David. Ó bẹ̀rẹ̀ sí yan ebú fún. Say David ó bu. you are a man of belial. pé ọmọ belial ni ó. you are a bloody man. ìwọ ọkùnrin ẹ̀jẹ̀. he carry stone. ó mú òkúta. and start to throw the stone at him. ó bẹ̀rẹ̀ sí sọ òkúta lu dávidi. brethren. ara. David was going through his own wilderness. Àkókò yìí, David lagijù kọjá ni. When you are going through your wilderness. Nígbà tí wọ́n náà lagijù rẹ kọjá. People start to mock you. Àyìn ó máa pẹ̀gàn rẹ̀. I remember when our case was still in court. Mo rántí ìgbà tá a wà nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ wa. There was a particular girl a particular lady. ọmọbìnrin kan wà. a lawyer working in the university. èyí tó jẹ́ agbẹjọ́ tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ gíga. he will come to the people outside. yóò wá báyọ̀ níta. say you better go and lis ten to what they are saying inside. ẹ jẹ́ lọ gbọ́n tó ń sọ́nu lé. mockers are the wilderness of life. àwọn apẹ̀gàn nínú aginjù ayé ènìyàn. Brethren, ara, I pray again for you and I. Wọ́n gbàdúrà fún wa tèmi náà lónìí. Your wilderness will not destroy you. Aginjù rẹ kò ní parun. Your wilderness will not destroy you. Aginjù rẹ kò ní parun. Enemies that want you to fail to die in your wilderness they shall be disappointed in the name of Jesus. Ó ayé rẹ̀. Brethren, what Ara, again happen to you when you are in the wilderness of life? Ló tún máa ń ṣẹlẹ̀ tí yẹn bá bá ẹ̀ láginjù ayé. I think I can tell you more. Mo lè sọ fún ọ pẹ̀lú rí. When you are going through your own wilderness. Nígbà tí yẹn bá ń laginjù kọjá those who call them, your themselves your friends. àwọn tó ń pera ní ọ̀rẹ́ rẹ. they will turn to be called your enemies. wọ́n di ọ̀tá mọ́ ẹ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. somebody made a statement. ẹnìkan sọ gbólóhùn kan. say you will not know who are your true friends. o ò lè mọ̀ ọ̀rẹ́ òtítọ́ rẹ. until when you pass through the wilderness of life. àgbà tó bá dé agijù. It is at the wilderness of life. ipò agijù yìí. You will know those who are truly your friends. Ló máa mọ àwọn tó jẹ́ ọ̀rẹ́ lóòótọ́ àti òdodo another thing when you are passing through the wilderness. ohun tó bá ń lagijù kọjá. some people may lose their lives. àwọn pàdánù ẹ̀mí wọn. a pastor was going through a wilderness experience. olùṣọ́ àgùntàn kan la ìrírí agijù kọjá. somehow some people lied against him. àwọn kan purọ́ and they got him and threw him to the prison. wọ́n mú wọn gbé lọ sínú túbú. and he looked at himself. wọ́n wá wo ara rẹ̀. he say a home in the prison. pé odidi mi lágijù. He couldn't get out. Kò lè rí ìrànlọ́wọ́. We are told he now carried himself. Ó wá gbé ara rẹ̀. Moved back. Ó rìn sẹ́yìn. And knock his own head against the wall. Ó fi ara rẹ̀ fọ́ ògiri. He did that many times. Ó ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. And the man died. Ọkùnrin sì kú. The wilderness killed him. Aginjù gbé ẹ̀mí rẹ̀, ó gba ẹ̀mí rẹ̀. I pray for you and I. Ó gbàdúrà fún wa àti èmi náà. As you are saying a big amen. Mo ṣe ń ṣe àmì ńlá. You will not die in the wilderness. O ní kú ságijù. You will not die in the wilderness. O ní kú ságijù when you pass through the wilderness of life. tó o bá ń la irú agidi kọjá. some people will lose their faith in God. àwọn kan á sọ ìgbàgbọ́ wọn nínú ọlọ́run. it is in the wilderness some people start to seek for other gods. ní agidi láyọ̀ tí máa ń wá ọlọ́run mìíràn káàkiri. I remember some months ago. mo rántí lóṣù díẹ̀ sẹ́yìn. while the problem was going on. nígbà tí ìṣòro mi lọ. I started receiving text messages. mo bẹ̀rẹ̀ sí gba àwọn ẹ̀rọ orí orí orí ìbánisọ̀rọ̀. bàbá onífà knows that you are going through a problem ó ní òun bàbá onífàwọ̀ kó òun la ìṣòro kọjá o. I have solution to your problem. wọ́n sì láwọn fẹ́ wá ọ̀nà àbáyọ fún ọ. brethren. ara. when you go through the wilderness of life. o bá ń lagijù kọjá láyé. you are at a point when the devil wants to lose your God. ó wà ní ìpele tí èṣù ó fẹ́ gba ọlọ́run rẹ lọ́wọ́ rẹ. the children of Israel going through their own wilderness. àwọn ọmọ Ísírẹ́lì lagijù tí wọn náà kọjá. they murmured against God. wọ́n kù sí ọlọ́run. brethren. ara. the wilderness of life agiju ayé. it's a time when you will fall into a temptation. ó jẹ́ àkótí yẹn ó bọ́ sínú ìdánwò. of saying God are you still alive. tó máa béèrè pé ọlọ́run ṣe é wà láyé. God why is this happening to me. ọlọ́run èsì etí kan yìí dé bá mi. I pray today. mo gbàdúrà lónìí. when you pass through your own wilderness. nígbà tó bá ń kọjá lágiju ayé. your faith will not fail. ìgbàgbọ́ rẹ kò ní yẹ. your faith will not fail. ìgbàgbọ́ rẹ kò ní yẹ. your faith will not fail. ìgbàgbọ́ rẹ kò ní yẹ brethren. ara. one question that comes to mind. ìbéèrè kan tó máa wá sí ni lọ́kàn. when one is passing through the wilderness of life. nígbà tí wọn bá ń kọjá. that one will be asking. èyí máa béèrè pé. I'm a child of God. ọmọ ọlọ́run sì ni mí o. why is God allowing me. èyí ṣe tọ́lá fi fàyè gba nǹkan wọ̀nyí. to pass through this wilderness. nínú ayé mi. And I have to ask you this morning. Wọ́n bí alóòrò lóòrò yìí. Why does God. Èsè. Allow his own children. Báwọn fi fi ààyè fún àwọn ọmọ rẹ̀. To pass through the wilderness of life. Láti máa ní ìrírí agijù nínú ayé wọn. Why does God. Èsè tí Ọlọ́run. Allow his own children. Ó fi gba àwọn ọmọ rẹ̀ láàyè. To pass through the wilderness of life. Láti máa lagijù kọjá nínú ayé. Number one. Ìdí àkọ́kọ́. Brethren. Ara. The wilderness of life. Agijù ayé. Is a divine training school. Ó jẹ́ ilé ẹ̀kọ́ ti àtòkè wá. It is a divine training school. Ó jẹ́ ilé ẹ̀kọ́ àtòkè wá. It's a training school for greatness. Ó jẹ́ ilé ẹ̀kọ́ dídí ńlá. It's a training school where you are trained on how to trust in God. Ó jẹ́ ilé ẹ̀kọ́ níbi tí a ti ń kọ́ ni bí a ṣe ń faramọ́lúwa. It's a training school where you be taught how not to trust in man. Ó jẹ́ ilé ẹ̀kọ́ níbi tí a ti ń kọ́ ni bí ọ̀sìn kò ní fi ìgbẹ́kẹ̀lé sínú ènìyàn. Many of us will not be serving God today. Ọ̀pọ̀lọpọ̀ tá à ń gbọ́ mi, a kì bá ti máa sin Ọlọ́run lónìí. If not for the wilderness of life that we are passing through. Bá má ṣe pé ìrírí agijù tó mú wa mọ Olúwa. Brethren, the Ara. wilderness of life. Ìrírí agijù. Trains you to be strong and to be of good courage. Ó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ láti jẹ́ ọkùnrin akin. The wilderness of life. Ìrírí agijù ayé. is a training school on how to pray ó jẹ́ ilé ẹ̀kọ́ tó ń kọ́ni bí a ti ń gbàdúrà. it's a training school on how to fast. ó jẹ́ ilé ẹ̀kọ́ tó ń kọ́ni ní àwẹ̀ gbígbà. it's a training school on how to have faith in God. ó jẹ́ ilé ẹ̀kọ́ tó ń fúnni ní ìgbàgbọ́ nínú ọlọ́run. it's a training school on how never to give up in life. ó jẹ́ ilé ẹ̀kọ́ níbi tí a ti ń kọ́yàn pé ìrètí sì ń bẹ fún ènìyàn láti bó ti wù kó I pray. mo gbàdúrà the those things that God wants you and I to learn in our own wilderness. ohun tí ọlọ́run fẹ́ kí ìwọ àti èmi náà kọ́ nínú irú aginjù wa. you will not fail to learn them in the name of Jesus. àti yóò kùnà láti kọ́ wọn lórúkọ Jésù. Why again does God allow his own children to pass through the wilderness of life? Èé ṣe tó bá ń fi àyè gba ọmọ wọn láti ní ìrírí aginjù nínú ayé. Listen to this very well. Ẹ jẹ́ ká tẹ́sí dáadáa. Brethren. Ara. God may be allowed you to pass through that wilderness. Ọlọ́run lè fẹ́ kí a máa la aginjù kọjá. In order to preserve you láti bá tọ́jú wa. That wilderness experience you are going through now. Ìrírí agbègbè tó kọjá lọ́wọ́ yẹn. That you are talking to God, God why me? Tó o sọ pé olúwa èé ṣe tí nǹkan fi dé bá mi. It may be a way of God. Ó jẹ́ jẹ́ ọ̀nà kan tọ́lọ́run lò. To preserve you. Láti fi ọ́ pamọ́. I don't know how many of us remember. Ìmọ̀ iye wa àtọ́ arántí. In the year 1962. Ní ọdún tó dárúkọ yẹn. A former premier of Western Nigeria ọkùnrin kan tó jẹ́ alábòjútó apá ìwọ̀ oòrùn nàìjíríà. chief ọbáfẹ́fúnmi awólọ́wọ̀. bàbá tí wọ́n dárúkọ yìí. he was sentenced to prison. a mú ọ lọ sínú túbú. do you remember. ǹjẹ́ a rántí. his enemies were happy. inú àwọn ọ̀tá dùn lọ́dún náà. they were rejoicing over him. wọ́n ń yọ̀ lórí wọn lọ́dún náà it was the time some people be say that bó o rọ́wọ́ mi bó o rọ́kàn mi dẹ̀mọ́ ni mo wà. orin tó ń kọ lọ́dún náà nìyẹn. those who are for him before. àwọn tó ti ń ṣàtìlẹ́yìn fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀. they shifted to the camp of his enemies. kíákíá wọ́n darapọ̀ má gọ́ta. do you know what they did, they did to him. ẹ mọ tó ṣe fún wọn. they found that there was no prison here to put him in this western region. wọn ò rí gbogbo ibi náà lè ní gúúsù níbí. they threw him to calabar prison. wọn wá gbé lọ sí calabar nílà oòrùn lọ́rùn. go and rot there. wọn kò lọ jẹrà síbẹ̀. I never knew, I may not know what the man will be thinking while he was in the prison. He never knew that God allowed him to pass through it. O mọ̀ pọ́lọ́run jẹ́ kó ńlá kọjá To to protect him. Láti bá tọ́jú wọn pamọ́ some years or months later. oṣù tàbí ọdún díẹ̀ lẹ́yìn náà. soldiers came. àwọn ológun dé. and rounded up the premiers. wọ́n palẹ̀ gbogbo àwọn tó jẹ́ alábòjó including the commissioner for finance. àti gbogbo àwọn tó wà ní owó and they shot them. wọ́n wọ́n pa wọn dànù. all the notable people that were with him at that time. gbogbo àwọn ọ̀tọ̀kùlú tó wà pẹ̀lú ẹgbẹ́ yẹn. they killed them off. pa dànù. But Awolowo was in the prison in Calabar. Wọ́n lọ bá ń bẹ ní túbú tó ń sin ní ẹ̀dọ̀. They forgot him there. Wọ́n gbàgbé síbẹ̀. God sent him there. Wọ́n rán lọ síbẹ̀. To preserve him. Láti fún ọ pamọ́. Brethren. Ara. God is still a preserver. Ọlọ́run sì jẹ́ tó ń panimọ́ that wilderness you are going through. àrìjó ńlá kọjá yẹn. God may be allowing for your own good. Ọlọ́run lè máa fi àyè sílẹ̀ fún fún ilé ayé rẹ. I pray today. Mo gbàdúrà fún lónìí yìí. Whatever you are going through now. Ohunkóhun tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́. God will convert it for your good. Olúwa yóò yí padà sí ilé ayé rẹ lórúkọ Jésù. God will convert it for your good. Olúwa yóò yí padà sí ilé lórúkọ Jésù. Why again does God allow his own children to pass through the wilderness of life? Yóò fà á tó bá tún fi àyè gbà á kí àwọn ọmọ máa ń la ìrírí agídù kọjá nínú ayé yìí. It's for them to know who God is. Ó ní fún láti mọ̀ ẹni tí Ọlọ́run ṣe. Many of us will not know God. Ọ̀pọ̀ kì bá ti mọ Ọlọ́run bó ti tó. Many of us only have theoretical knowledge of God. Ọ̀pọ̀lọpọ̀ nu wa ọ̀pọ̀ ẹ̀ ìyípa ọlọ́run ohun àkọsẹ́ nìkan la mọ̀ ní tọpọlọ. we only say God is great. a kàn ọlọ́run ńlá lọ́lọ́run God is mighty. ọlọ́run lágbára. you have not experienced him. ṣùgbọ́n o tí rí inú ayé rẹ lójúkorojú. when you pass through the wilderness. nígbà tó bá dági jù. you will know who God is. wàá rí iṣẹ́ agbára olúwa. brethren. ara. nowadays lọ́dún láwọn òde òní. when I say there is nothing that is impossible for God to do. tí mo bá dúró tí mo ń sọ níwájú àìnà pé kò sóhun tí Ọlọ́run ò lè ṣe. I'm saying it because I have experienced it. mo ń sọ nítorí pé mo ti ní ìrírí rẹ̀ ni. brethren I have experienced God. mo ti ní ìrírí Ọlọ́run ayé mi. it is true. òótọ́ ni. there is nothing impossible for him to do. kò sí tí Ọlọ́run ò lè ṣe. brethren the God we are serving. ara Ọlọ́run tí a wá ń sìn. is a mighty deliverer. olùdáǹdè ńlá ni. I know him. Mo mọ̀ ọ́. I've expressed him. Mo ti ní ìrírí wọn. How? Through the wilderness of life. Nípasẹ̀ rírí aginjù ni mo ti mọ̀ wọ́n. If I speak out now. Tí mo bá jókòó báyìí. And I say in the name of Jesus. Bẹ́ẹ̀ni orúkọ Jésù. I know what I'm saying. Mo tí mo sọ. God the God you are serving. Torí pé Ọlọ́run tí mo ń sìn. Is a God that answer prayers. Ọlọ́run tó ń dáhùn àdúrà ni. Brethren. Ara when you pass through the wilderness of life. tó bá la ìrírí aginjù kọjá nínú ayé. you will know who God is. ó mẹ́ntì ọlọ́run jẹ́. Why again does God allow his children to pass through the wilderness of life? Èé ṣe tọ́lọ́ fi ń fi àìgbà àwọn ẹ̀láàlì láì rí agídùjá. Is so that. Ìdí ni pé. They will know how to comfort other people. Wọ́n mọ̀ bí a ṣe ń tu àwọn ènìyàn mìíràn nínú nígbà ìṣòro. So that they know how to be of help to other people. Wọ́n ní orí ọ̀fẹ́ láti ran ẹlòmíràn lọ́wọ́ ní àkókò wàhálà my brother my sister. arákùnrin àti abiri mi. that wilderness experience that you have passed through. agidi tó ń la kọjá lọ́wọ́lọ́wọ́ yìí. you are passing it through so that you can be a blessing to somebody else. ó ń la kọjá kó lè bá di ẹni ìbùkún fún ẹlòmíràn ni. don't come out of that wilderness. má jáde kó lágidi yìí. and close your eyes to the plight of others. kó wá pajú rẹ mọ́ sí ìrànlọ́wọ́ ẹlòmíràn. brethren i know now. mo mọ̀ báyìí if I see a pastor that is going through trouble. mo bá rí olùṣọ́ àgùntàn kan tó ń la ìṣòro kọjá. I know that we don't need to run away from him. a gbọ́dọ̀ máa sá fún un pé kó ti dẹ́sẹ̀. I know that if somebody is saying that that person did this did that. lágbàá nìkan ó ṣe báyìí ó ṣe tọ̀hún. so far as I do not see the person. nígbà tí n bá mọ nǹkan ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀. I know I better keep my mouth shut. ìyá apá inú mi mọ́ ló brethren. ara. wilderness of life. ìrírí agijù. God allows us to pass through them. ọlọ́run máa mú wa là á kọjá so that you can be of blessing to other people. kò lè bá di alábùkún fún ẹlòmíràn. you might have gone through your own wilderness you might have gone through your own wilderness. wọ́n náà lè ti lagiju tiẹ̀ kọjá. what are the lessons that you have learned through it. àwọn ẹ̀kọ́ wo ló ti kọ́ lagiju rẹ. how compassionate are you to the life of other people. báwo ló ṣe ń ṣe àánú fún ayé ẹlòmíràn sí nípa ìrírí lagiju rẹ. we are in a world now. ara wà nínú ayé báyìí. when it is useless for you to say that you are grudging anybody níbi tí ẹwé kò ní wúlò rárá kan kó nìkan jà. those of us say that I will not settle with that person. ṣé a parí ẹ̀ láéláé. it is only in heaven that I will do it. ọ̀run la tó máa parí ẹ̀. you are wasting your time. ọkàn fà ọkùnrin ṣòfò ni o. you are keeping unforgiveness in your heart. o ń tọ́jú àìlèdáríjì òun sínú ọkàn rẹ. you are not you have not learnt what you ought to learn in your wilderness. o tí ìkan tó yẹ kó kọ́ lágìjù nìyẹn. brethren. ara. Why, why again does God allow his children to pass through the wilderness of life? èé ṣe tọ́lọ́ fàyè gba ọmọ láti la aginjù kọjá. is so that God will get your attention. o ní pé kí ọlọ́run lè pàkíyèsí ènìyàn. have you been running your battle you think that it's your own strength. àbó o ti ń sáré rò pé nípa agbára rẹ ló fi ṣe ohun gbogbo. brethren there is no level you get to in life that is because of you. kò sí ìpele tó o bá rìn àjò rẹ dé fẹ́ pé agbára rẹ ló mú ẹ débẹ̀. there is no position you occupy in life that is because of your own power. kò sí ipò tó dé fẹ́ pé agbára rẹ nìkan ló gbé ẹ débẹ̀. the wilderness of life. ìrírí agijù will help you to know that everything about you. yóò jẹ́ kó o ní ìrí pé ohun gbogbo nípa rẹ. is because of God. o ní pé látọ̀dọ̀ ọlọ́run wa ni. Hosea chapter two. ìwé sàárì kejì. verse fourteen. ẹsẹ̀ kẹrìnlá. one modern day translation reads as follows. ẹsẹ̀ bíbélì kan ìtumọ̀ bíbélì kan ó sọ báyìí pé. I lure you into the wilderness. ó ní mo mú ọ lọ sí aginjù. so that I can have a personal conversation with you. ó ní kí n lè bá a bá a sọ̀rọ̀ papọ̀. Brethren, God can lure you into the wilderness of life. Olúwa lè mú ọ lọ sínú ayé. So that he can have a personal conversation with your life. Ó lè bá pe àkíyèsí rẹ sí àwọn kankan nínú ayé rẹ. God wanted to use Moses. Ọlọ́run fẹ́ lo Mose. God had to call Moses to the wilderness. Ọlọ́run láti pe Mose lọ ságìdù. If Moses had not beaten an Egyptian. Bá jẹ́ pé Mose kò lu ara Íjíbítì yẹn lálùpá it would not have been the one that God will use to lead the children of Israel out of out of Egypt. Ìbá ti jẹ́ òun lọ́lọ́run máa lò láti kó àwọn Israẹli jáde. After he had beaten the Egyptian. Lẹ́yìn tó lu ará Egypt ní àlùpà. And the secret became known. Tí ó sì wá di bí àṣírí hàn síta. He ran into the wilderness for forty years. Ó sá lọ ságijù fún ogójì ọdún. God trained him in that wilderness. Nínú agijù lọ́lọ́run ti kọ́ ní ẹ̀kọ́ aládarí. And God now brought him out. Ọlọ́run wa mú jáde padà. And say this is my plan for your life. Ètò yìí ni mo ní fún ayé rẹ. Are you going through your own wilderness now? Yóò lọ lagidù kọjá báyìí bí. It means that God has not finished with you. Ìtumọ̀ ni pé Olúwa sì nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ayé rẹ. Are you going through your own wilderness now? Yóò lagidù ayé rẹ kọjá báyìí. It means that God has a special assignment for your life. Ó túmọ̀ sí pé Olúwa ní iṣẹ́ pàtàkì fún ọ ni. Are you going through your own wilderness now? Yóò lagidù ayé rẹ kọjá báyìí bí. It means that God is training you. Ó túmọ̀ sí pé Olúwa ń kọ inú àwọn ẹ̀kọ́ ńlá kan. I don't want to mention his name. Mi ò ní fẹ́ dárúkọ. But many of us know a former head of state of Nigeria. ọ̀pọ̀lọpọ̀ la mọ olóyèdè yìí nígbà kan rí. His enemies gang up against him. ọ̀tá kórajọpọ̀ lòdì sí. Then he was sentenced to life imprisonment. wọ́n bá fún ọ lọ sí ẹ̀wọ̀n ayérayé. I think they forced him to death first. wọ́n kọ́ ní kọ́ lọ pa náà. Then they converted to life imprisonment. lẹ́yìn pípa wọ́n wá yí padà sí ẹ̀wọ̀n ayérayé. Then they jailed him. wọ́n bá tì mẹ́wọ́n gba ẹ̀wọ̀n. When they sent him to jail. nígbà tó ń lọ sí ọgbà ẹ̀wọ̀n people thought that it was finished with him. níbẹ̀ náà yẹn sọ pé ogbogbo ti parí fún. without knowing. láìmọ̀ láti di kíbi. that God was preparing for another assignment. pé olúwa tuntun gbé e láradì fún iṣẹ́ mìíràn. God took him out of that prison after two years. lẹ́yìn ọdún méjì olúwa mú kó ní ọgbà and he ruled the old Nigeria for another eight years. ó tún wá dá lórílẹ̀ fún mẹ́jọ mìíràn. I pray for you and I. Mo gbàdúrà fún wa àti èmi náà. Whatever you are going through now. Ohunkóhun tó lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́. God will make it to work for your good. Olúwa jẹ́ ṣẹ́pọ̀ fún rí ayé rẹ. I want to close your eyes. Bẹ́ẹ̀ kó di ojú ẹ̀mí tó wà. Say, oh God. Sọ pé Ọlọ́run. Whatever I am going through now. Ohunkóhun tí mo ń là kọjá lọ́wọ́. Cause it to work for my good. Ẹ jẹ́ kó sẹ́pọ̀ fún rí ayé mi. Oh God my father. Ọlọ́run bàbá mi. Whatever I am going through now. Ohunkóhun tí mo lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́. Cause it to work for my good. Ẹ jẹ́ kó sẹ́pọ̀ fún rí ayé mi. In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth and pray that prayer. Láàrin kò gbàdúrà. the name of Jesus. Whatever I'm passing through now, cause it to work for my good. In the name of Jesus. Whatever I am passing through now, oh God, my Father, cause it to work for my good. In the name of Jesus. In Jesus' mighty name, we pray. Why again does God allow his children to pass through the wilderness of life? Èsè tí wọ́n tún gba ọmọ rẹ̀ láì láti máa la gíjù ayé kọjá. Is so that God will give you victory. Omi kọ́lọ́ lè fún ọ ní ìṣẹ́gun. Over the battles of the wilderness. Lórí ogun ní agíjù. My brother, my sister. Akun àtàrábìnrin mi. That battle that is facing you in that wilderness. Ogun tó ń de sí ọ yìí. God does not want it to conquer you. Ọlọ́run fẹ́ kó borí rẹ̀. God will give you victory in that battle. Ọlọ́run yóò fún ọ lórí ogun yìí. Those enemies that thought that it is finished with you. Ọ̀tá tó rò ti tán fún ọ. They will be disappointed in the name of Jesus. Ó gba ìdákulẹ̀ lórúkọ Jésù. You will be victorious in that battle. Wà di aṣẹ́gun nínú ogun náà. You will be victorious in that battle of the wilderness. Wà di aṣẹ́gun nínú ogun agijù yìí. You will conquer in that battle of wilderness. Wà borí dandan lágijù tó wà. Brethren, Jesus Christ. Ará Jésù Kristo Olúwa wa went through the battles of the wilderness. wọ́n la ogun aginjù já. he conquered he overcame. wọ́n borí wọ́n ṣẹ́gun láginjù. in the battles of the wilderness. nínú ogun láginjù. what really are the battles of wilderness. àwọn ogun wo la ń pè ní ogun aginjù. what really are the battles of the wilderness. ogun wo gangan ni a ń pè ní ogun aginjù. luke chapter four. ìrẹ̀lú kórìkẹrin. jesus christ passed through three battles of the wilderness in that passage. ogun mẹ́ta ni Jésù là kọjá. and those are examples of the battles of the wilderness that we pass through today. èyí sì ni àwọn àpẹẹrẹ fún wa irú àwọn ogun tá à ń là kọjá nínú aginjù ayé lónìí. Luke chapter four. ilé Luke orí kẹrin. Satan said. Sátánì wípé. command the stone. pàṣẹ fún òkúta yìí. that it be made bread. kó di àkàrà. battle number one. ogun àkọ́kọ́ nìyẹn o. is the battle for your source of food. òun náà ni pé ogun àti mọ́wọ́ lọ sẹ́nu. battle for your source of food. ogun àti rí ọwọ́ mú lọ sẹ́nu. brethren many of the attacks that we face in life. ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tá a ní láyé òde òní. is targeted at us. ó ń dọdẹ. so that you no be able to feed yourself. ká má lè bá a rí ọwọ́ mú lọ sẹ́nu. battle for your provision. ogun fún ìpèsè àìní rẹ enemies that are attacking you now. ọ̀tá tó ń kọjá sí ọ lọ́lọ́ báyìí. they are attacking you. ìdí tó ń kọjá sí ọ. so that you no be able to cater for your own life. o má bàa ráyè tọ́jú ayé rẹ àti ẹbí rẹ. I pray today. mo gbàdúrà lónìí. any battle. ogunkógun. directed to your source of survival. tó ń gbógun ti orísun àti jẹun rẹ. overcome that battle in your name of Jesus. wàá lọ́lọ́rùkọ jésù. overcome that battle in your name of Jesus. wàá lọ́lọ́rùkọ jésù. battle for your source of food. Ogun orísun oúnjẹ rẹ. Command the stone. Pàṣẹ fún òkúta yìí. That it become bread. Ó di àkàrà. You cannot have food to eat. Òkú ló ń jẹ tó lè jẹ. Take the stone and start to eat stone. Ọ̀yá gbókúta kó máa kó jẹ. Are they saying that to your own life? Àmọ́ sọ bẹ́ẹ̀ fún ọ̀nà ayé rẹ lónìí. By the power of God. Pẹ̀lú agbára Ọlọ́run. You they will be disappointed in the name of Jesus. Wọ́n gba ìdákulẹ̀ lórúkọ Jésù. Brethren. Ara in the battle for your source of food. òun náà ni ogun lòdì sí orísun àti jẹun rẹ. in the battle for your source of food. nínú ogun lòdì sí orísun àti jẹun rẹ. there are some soldiers that you must defeat. àwọn ọmọ ogun kan wà tó gbọdọ̀ lù lálùbọ́lẹ̀. in the battle for your source of food. nínú ogun fún orísun oúnjẹ rẹ. there are some soldiers that you must defeat. àwọn ọmọ ogun kan wà tó gbọdọ̀ lù ní àlùbọ́lẹ̀. what are these soldiers? àwọn ọmọ ogun wo ni number one. ìkíní nínú wọn. is the spirit of poverty. òun náà ni ẹ̀mí ìsí àti òṣì. conquer that battle. borí ọmọ ogun yìí. another one soldier. ọmọ ogun mìíràn. is called the spirit of lack. òun náà ni ẹ̀mí àìní. they want you to start to beg. wọ́n fẹ́ kó máa wojú sókè kó tó jẹun. by the power of God let that spirit of lack in your life die now in the name of Jesus. pẹ̀lú agbára ọlọ́run ẹ̀mí àìní dòkú náà ayé rẹ lónìí. Another soldier in the battle for your provision. ọmọ ogun mìíràn tó ń báni jagun nínú ogun ìpèsè rẹ. is the spirit of debt. òun náà ní ẹ̀mí gbèsè. another soldier in that battle. ọmọ ogun mìíràn tó tún wà lábẹ́ ogun yìí. is the spirit of the wasters. òun náà ní ẹ̀mí tó fi nǹkan ṣòfò. they fight against your source of food. wọ́n á mọ bọjà kíkankíkan lòdì sí àtìmọ́ ọlọ́sẹ́nu. another soldier that you must conquer. ọmọ ogun mìíràn tó gbọ́dọ̀ lù lálùbọ́lẹ̀ fún ìpèsè rẹ is the spirit of joblessness. òun náà ni ẹ̀mí àìríṣẹ́ lọ́wọ́. brethren. ara. Jesus overcame the battle of provision. Jésù borí ogun àti mọ́wọ́ lọ sẹ́nu by saying. nípa sọ pé. it is written. a ti kọ̀wé rẹ̀ pé. that man shall not live by bread alone. ènìyàn kì í wọ́n wà láì nípa àkàrà nìkan. but by every word that comes from the lord. bí ṣe nípa gbogbo ọ̀rọ̀ tó ti ọ̀dọ̀ ọlọ́run wá. and so today brethren. tó náà lónìí ara. i'm bringing the word of God unto you. mo mú ọ̀rọ̀ ọlọ́run tọ̀ wá lónìí. in psalm fifty four verse four. nínú orin dábìlì orin mẹ́rin lé ní àlọ́ tẹ̀lé. God says báyìí lolúwa wí. it is written. akọ̀wé rẹ̀ pé. God will be your helper. olúwa yóò jòrò lọ́wọ́ rẹ. God will be your helper. olúwa yóò ràn lọ́wọ́. God will be your helper. olúwa yóò ràn lọ́wọ́. in psalm thirty-two verse eight. lórí dábìlì orí méjìlél it is written. akọ́yí pé. I will instruct thee. èmi ò kọ́ ilé ọ̀nà. and teach thee. èmi ò kọ́ lọ́nà tí wọ́n rìn. in the way you should go. If you are in this church today. O wá àánú yìí lónìí. And you are in need of a job. O nílò iṣẹ́. I pray for you. Mo gbàdúrà fún ọ. Receive divine instruction. Gba ìtọ́ni àtòkè wá. Receive divine instruction. Gba ìtọ́ni àtòkè wá. On what to do. Lórí ohun tó gbọ́dọ̀ ṣe. On where to go. Lórí ibi tó gbọ́dọ̀ lọ. In the name of Jesus. Ní orúkọ Jésù. Brethren. Ara. Genesis twenty-two verse eight says. Ìwé Gẹ́sì méje ní ogun ẹsẹ̀ kẹjọ wípé. It is written. Akọ wípé. That God. Pé Ọlọ́run. Will provide. Yóò pèsè. I want to close your eyes. Bẹ́ẹ̀ bí ẹbí tó wà. Say any power. Sọ pé agbára kágbára any power. agbára kágbára. fighting my source of finance. tó ń gbógun ti orísun ìṣúná owó mi. be paralyzed now. lárọ báyé. in the name of Jesus. lórúkọ jésù. any power. agbára kágbára. fighting my source of finance. tó ń gbógun ti orísun ìṣúná owó mi. be paralyzed now. lárọ. in the name of Jesus. lórúkọ jésù. In Jesus' mighty name we are praying. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. This prayer may be crude. Àdúrà yìí but please may be crude. O lè jẹ́ èyí tí kò bá ní lọ́kàn mu. But please pray it. Ṣùgbọ́n gbà o. Any power. Sọ pé agbára kágbára. That want to remove me from my source of food tó fẹ́ mú mi kú omi tí mo ti ń jẹun. be disappointed. gba ìjákulẹ̀. in the name of jesus. yorùbá jésù. any power. agbára kagbára. that will remove me. tó fẹ́ yọ ọwọ́ mi kó sọ food. be disappointed. gba ìjákulẹ̀ báyìí lórúkọ jésù. in the name of jesus. be disappointed. in the name of jesus. gba ìjákulẹ̀ lórúkọ jésù. agbára fẹ́ mú mi kú omi tí mo ti ń jẹun tí mo ti ń mọ́wọ́ lọ sẹ́nu ẹ máa gba ìjákulẹ̀ lórúkọ jésù. agbára fẹ́ sí mi nídìí. any power. agbára kagbára remove me from the source of food be disappointed in the name of jesus. ẹ gba ìjákulẹ̀ lórúkọ jésù agbára fẹ́ sí mi nídìí kó o níbi tí mo ti jẹ oúnjẹ òjọ́ mi ẹ máa gba ìjákulẹ̀ lórúkọ jésù. any power that want to remove me from my source of food be disappointed in the name of jesus. agbára fẹ́ sí mi nídìí kó o tí mo ti jẹ òjọ́ mi ẹ máa gba ìjákulẹ̀ lórúkọ jésù. in jesus mighty name we are prayed pray again like this. wàá tún gba àdúrà báyìí. you spirit of poverty. ìwé mi sí àti òṣì. die over my life. lòkú lórí ayé mi lórúkọ jésù dòkú lórí ayé mi lónìí ẹ̀mí sí àtòsí dòkú lórí ayé mi dòkú lórí ayé mi dòkú lórí ayé mi dòkú lórí ayé mi dòkú lórí ayé mi lórúkọ jésù ẹ̀mí sí ẹ̀wọ̀n òsì dòkú lórí ayé mi lónìí ní orúkọ jésù. die over my life. You spirit of poverty, die over my life. In Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. I pray today. Ó gbàdúrà lónìí. Anybody waiting for you to be begging for food. Ẹnikẹ́ni tó retí kó máa tọrọ jẹun. They shall be disappointed. Wọ́n gba ìjákulẹ̀. By the power of God. Pẹ̀lú agbára Ọlọ́run. God will provide for you. Láyọ̀ pèsè fún ọ. God will provide for you. Láyọ̀ pèsè fún ọ. In the name of Jesus. Ní orúkọ Jésù. God bless you and have your seat. Wọ́n fún ẹ ká jókòó mi ta wa. So brethren, Ara. one of the reasons why the battles of the wilderness are waged at people. ara ìkan lára ìdí tí a fi ń gbógun agijù ti àwọn ènìyàn lónìí. is because they are not happy that you are rejoicing. o ní pé inú àwọn inú wọn ò dùn tó tó yọ. they are not happy that you have money to eat. inú wọn ò dùn pé oró jẹun. I still pray today. mo tún gbàdúrà lónìí. they shall be disappointed over your life. wọ́n gba ìjà pẹ̀lú ayé rẹ. number two battle that confront people in the wilderness. ogun kejì tó ń dojúkọ àyàn lágijù as we see in the case of Jesus Christ. gẹ́gẹ́ bí a ti nínú àkọsílẹ̀ ìgbé ayé Jésù Kristo Olúwa wa. the devil spoke to him. èṣù bá wọn sọ̀rọ̀. say all this power. gbogbo agbára yìí. will I give thee. èló mi fún ọ. and the glory of them. àti ògo wọn. if thou will therefore worship me. bí o bá lè fi orí balẹ̀ fún mi. all shall be thine. yóò sì gbogbo ẹ̀ sì jẹ́ tirẹ̀. I call this battle. mo pe ogun yìí ní. battle for your heart. ogun fún ọkàn rẹ. devil tell told Jesus Christ. èṣù sọ fún Jésù bow to me. tẹríba fún mi. give me your heart. fi ọkàn rẹ fún mi. brethren. ara. don't give your heart to the devil. má fi ọkàn rẹ fún èṣù lónìí. don't allow the devil to fill your heart. má jẹ́ kí èṣù kó kún ọ lọ́kàn. Proverbs four, verse 26 says, Keep your heart with all diligence. Òwe orí kẹrin ẹsẹ̀ mẹ́tàlélógún pé pákọ̀ rẹ mọ̀ pẹ̀lú gbogbo ìpamọ́ gbogbo. For out of it comes the issue of life. Wípé láti ibẹ̀ ni ìsun ti wá. Are you listening to me at this time? Yóò ń gbọ́ mi ní àkókò yìí. What the devil is speaking to you. Ohun tí èsì sọ sí ọlọ́kàn. Is that you are useless. Kò kúrò kankan. Silence him. Pa á lẹ́nu mọ́ Tell him that you are not useless. Sọ fún kò kì í ṣe ẹni kò wúlò. What the devil is speaking to you. Ohun tí èsì sọ sí ọ létí. Is that it is finished with you. Pé ó ti parí pẹ̀lú rẹ̀. Don't lis ten to him. Má tẹ̀sí tó ń bá ẹ sọ yẹn. Because it is not finished with you yet. Torí Ọlọ́run ò ti parí pẹ̀lú rẹ̀. Is Satan speaking to your heart now? Àbí Sátánì sọ̀rọ̀ kan sí ọlọ́kàn start to steal pé kò bẹ̀ sí máa jalè so I can survive. o lè bá ní lárí láyé. say no to the devil. sọ pé bẹ́ẹ̀ kọ́ fún èṣù inú ayé rẹ. I pray today. mo gbàdúrà lónìí. that the devil have no place in your heart. èṣù oníráyè nínú ọkàn rẹ. number three battle of the wilderness. ogun kẹta lágìjù. can be seen in the third temptation that Jesus faced. nínú ìdánwò kẹta tẹ̀sù gbé ko Jésù Olúwa wa. Satan said. "Satan, Sátánì pé. He took it to a very high level. Ó mú ọba ògo lọ sí orí òkè gíga. Say if you are the son of God. Bó bá yẹ pé lóòótọ́ jẹ́ ọmọ Ọlọ́run. Cast yourself down. Bẹ́ sílẹ̀ fún ara rẹ̀. For it is written. Torí pé akọ̀wé pé. He shall give his angels charge over thee. Yóò pàṣẹ fún áńgẹ̀lẹ̀ nítorí rẹ̀. To keep you. Láti máa ṣe ìtọ́jú rẹ̀. Brethren. Ara. What did the devil want to do? Kí ló ń tó fẹ́ mú jáde? The devil wanted to kill him away. Ó fẹ́ pa ni battle for life. ogun fún ẹ̀mí rẹ. battle that want to give to to kill you. ogun tó ń bẹ jìjàkà lórí ẹ̀mí rẹ. I just like spoke. Jésù Kristu wá sọ̀rọ̀ jáde. thou shall not tempt the Lord thy God. olú ìgbọ́dọ̀ olú ọlọ́run rẹ wo. Jesus rebuked the devil. Jésù bá a wí. is there a challenge facing your life now. ǹjẹ́ ìpèníjà kan wà tó ń de igun sí ọ báyìí. and something say kill yourself. tó wá ń sọ sí ọ pé ó lájọ́ tó ti ń bá ọmọ ẹ̀ kò bá dáko gbẹ̀mí ara rẹ. destroy yourself para rẹ nu kó kúrò níbẹ̀ I want to rebuke that power. mo fẹ́ kó bá ohun yìí wí. One of the ways by which Jesus had rebuked Satan. Nkọ́ra ọ̀nà Jésù lágbà bá Sátánì wí lọ́jọ́ náà. By speaking out some words unto him. Jésù olúwàbẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan jáde lòdì Sátánì. Thou shall not tempt the Lord thy God. Ó ní ìwọ kò gbọ́dọ̀ dún Ọlọ́run rẹ wò. He was fighting the devil with prayer. Ó ń fi ohun àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run bá Sátánì jà. Today, I want us to conclude this message this morning. Lónìí, à ń mú iṣẹ́ ọ̀sẹ̀ wá sí ìdádúró. By issuing some words of rebuke to the devil. Nípa ti sọ̀rọ̀ kan jáde tá a máa fi bá Sátánì wí. As you are seated now. Lórí ìjókòó tó wà yẹn. You will close your eyes. Wá di ojú rẹ. Say Satan. Sọ pé Sátánì. Satan. Sátánì. Have no hold over any part of my life kò sí àyè fún ọ ìkéyè ẹ̀ka ayé mi. in the name of Jesus. ní orúkọ Jésù. Satan. Sátánì. I speak to you by the power of God. Mo sọ̀rọ̀ sí ọ agbára Ọlọ́run. I have no hold over any part of my life. kò sáyè fún ọ ìkéyè ẹ̀ka ayé mi. in the name of Jesus. ní orúkọ Jésù. I rebuke In Jesus' mighty name we are praying. Ní orúkọ la Jésù la gbàdúrà. Brethren, we are going to rebuke the devil with our prayers today. A fi àdúrà wa bá Sátánì wí lónìí. If God says you stand up, you better stand up. Tọ́lọ̀ bá kò dé dúró kò gbà kò dá dé. If you know you can pray better when seated, you better sit down. Tó bá lè gbàdúrà dáa lórí ìjòkó, ó dáadáa kò gbà. You will pray like this. Ó gbàdúrà báyìí. Any evil hand gbogbo ọwọ́ ibi. stretch against my destiny. tí a nà lòdì sí àyànmọ́ mi. I rebuke you now. mo bá wí báyìí. be paralyzed. yàrá in the name of Jesus. any evil hand. gbogbo ọwọ́ ibi. stretch against my life. stretch against my my family. I rebuke you now. mo bá wí lónìí. I rebuke you now. mo bá wí lónìí. be paralyzed. be paralyzed. be paralyzed. be paralyzed. ní orúkọ Jésù gbogbo ọwọ́ ibi tí àná sí àmọ́ ayé mi mo bá wí lónìí yàrá ní orúkọ Jésù yàrá ní orúkọ Jésù. In Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Are you here today? Yóò wà níbí lónìí. And you are facing a battle. Ó ń dojú kọ ogun kan. Where the enemies want to put you to shame. Níbi tọ́ta ti fẹ́ fún ọ ní tìjú if you pray this prayer now. tó bá gba yìí báyìí. God will deliver you. Olúwa yóò gbà ọ́. And you will not be put to shame. Okay, ó sì gba ìtìjú. Pray like this. Gba báyìí. Any battle. Ogun kógun. Organized to put my life to shame. Tí a gbé kalẹ̀ láti tì mí lójú. Any battle ogunkógun. organize. tí a gbé kalẹ̀. to put my family to shame. láti dojú ti ẹbí mi. as i pray now. mo ṣe ń gbàdúrà. fail. in the name of jesus. lórúkọ jésù. any battle. ogunkógun. organize. tí a gbé kalẹ̀. to put my family to shame. láti dojú ti ẹbí mi. as i pray now. mo ń gbàdúrà. fail in the name of jesus. fail in the name of jesus. fail in the name of jesus. any battle organized to put my family to shame as I pray now, fail in the name of Jesus. In Jesus' mighty name we are praying. Brethren, Are you going through an attack now? Yóò ń la àwọn ìdojúkọ kọjá báyìí. Yesterday we prayed to deliver ourselves from witchcraft attack. Lánàá la gbàdúrà láti tún aṣẹ́ kó lọ́ọ́ dojúkọ ẹ̀mí àjẹ́. Are some enemies attacking your health? Àbáwọn takùn àti gbógun ti ìlera rẹ. Are they attacking your business? Àbáwọn gbógun ti okòwò rẹ. I want to rebuke them. Bẹ́ẹ̀ kó bá wọn wí. Say, oh God. Sọ pé Ọlọ́run. You are my mighty deliverer. Ẹ̀yin olùdáǹdè ńlá mi. Deliver me ẹ dá mi ní de. from every attack of the wicked. kúrò lọ́wọ́ ìdójúkọ àwọn ìka. in the name of Jesus. ní Jésù. oh God my father. Ọlọ́run bàbá mi. you are my mighty deliverer. ẹni olùdáǹdè ńlá mi. deliver me. ẹ from every attack of the wicked. lọ́wọ́ ìdójúkọ àwọn ìyọkùnkùn. in the name of Jesus. ní orúkọ Jésù. deliver me from every attack of the wicked in the name of Jesus. Oh God, my Father, you are the mighty deliverer. Deliver me from every attack of the wicked in the name of Jesus. In Jesus' mighty name we are praying. Brethren, God does not deliver alone. ara ọlọ́run kì í tú sílẹ̀ nìkan. God can also provide miraculous. ọlọ́run pèsè lọ́nà ìyanu. if you know you want God to provide for you in a miraculous way. o fẹ́ kó ra kó pèsè fún ọlọ́nà ìyanu. pray this prayer. gbàdúrà yìí pẹ̀lú mi. say oh God. sọ pé ọlọ́run. you are the mighty provider. ẹ̀yin lolùpèsè ńlá provide for me. ẹ pèsè fún mi. miraculously. lọ́nà ìyanu. in the name of jesus. lórúkọ jésù. oh God. ọlọ́run. you are the mighty provider. ẹ̀yin olùpèsè ńlá. provide for me. ẹ pèsè fún mi. miraculously. lọ́nà ìyanu. in the name of jesus. lórúkọ jésù. oh God my father. ọlọ́run bàbá mi. you are the mighty provider. ẹ̀yin olùpèsè ńlá provide for me. ẹ pèsè fún mi. miraculously. lọ́nà ìyanu. in the name of jesus. lórúkọ jésù. provide for me. ẹ pèsè fún mi. miraculously. lọ́nà ìyanu. lórúkọ jésù. Oh God, provide for me miraculously. Provide for me miraculously. Oh God, you are the mighty provider. Provide for me miraculously. Provide for me miraculously. In the name of Jesus. In Jesus' mighty name we have prayed. Ní orúkọ ńlá Jésù la gbàdúrà. Brethren, that your monthly salary is not your provider. Ara owó oṣù yẹn ni ó ń pèsè fún ọ. If you been looking on that monthly salary. Bá pé owó ọ̀yà rẹ ló And you fail to see God there. Tó wàá rí Ọlọ́run kó olùpèsè rẹ. You are not seeing rightly. O tí rí owó tó dáa o. God is the supplier. Ọlọ́run lẹ tó ń pèsè fún ni. And you will repeat that prayer. Wàá tún àdúrà yẹn gbà. Say power of divine supply agbára ìpèsè láti òkè wá. locate my life. wá ayé mi rí. in the name of jesus. yorùbá jésù. power of divine supply. agbára ìpèsè àtòkè wá. locate my life. In the name of Jesus, power of divine supply, locate my life, locate my life, power of divine supply, locate my life, in the name of Jesus. Power of divine supply. Locate my life. Locate my life in the name of Jesus. Power of divine supply. Locate my life in the name of Jesus. In Jesus' mighty name, we have prayed. Two more prayers that I want us to pray. You will pray like this. Any battle ogunkógun. organized to destroy me. tí a gbé kalẹ̀ láti pa mí run. any battle. ogunkógun. organized to destroy me. tí a gbé kalẹ̀ láti pa mí run. fail over my life. ìtọ̀ lórí ayé mi. in the name of Jesus. lórúkọ Jésù. any battle. ogunkógun. organized to destroy me. tí a gbé kalẹ̀ láti pa mí run. fail over my life. in the name of Jesus. any battle organized to destroy me fell over my life. In Jesus' mighty name we have prayed. Orúkọ Jésù la gbàdúrà. This last prayer. Ó kọ́ àdá tó gbẹ̀yìn rèé. is for all of us. Gbogbo apáta la gbà. I know that many of us, when you pass through the bridge at Shakpon, None of us will think that that bridge can become a river. That can drown a person. I know when you pass through Ìyànà None of us can believe that a river can appear. That will kill a trader. You will pray for yourself. Say, oh God when I pass through the valley of the shadow of death. mo bá kọjá àní àforífojì òjijì kú. O oh God. Ọlọ́run. When I pass through the valley of the shadow of death. Nígbà tó bá kọjá ní àforífojì òjijì kú. Deliver me by your power. Ẹ gbà pẹ̀lú agbára yín. In the name of Jesus. Yorùkọ Jésù. O oh God. Ọlọ́run. When I pass through the valley. Mo bá rìn. Of the shadow of death. Láforífojì òjijì kú. Deliver me by your power. Olú ẹ gbà pẹ̀lú agbára yín. ní orúkọ jésù. when I pass through the valley of the shadow of death, deliver my power and Deliver my power and When I pass through the valley of deliver my power and God my Father, when I pass through the valley of the shadow of death, Duma kwa pawa ndani mwetu. Kwa pawa ndani mwetu. In Jesus' mighty name, we have prayed. Brethren, we are battles of the wilderness. We need to pray. One more. Say, I receive the power of God. To overcome the battles of the wilderness láti borí ogun lágijù. in the name of jesus. lórúkọ jésù. i receive the power of God. ó gba agbára to overcome the battles of the wilderness. láti borí àwọn ogun lágijù. i receive the power of God. ó gba agbára to overcome the battles of the wilderness. àwọn ogun lágijù. ní jésù. i receive the power of God. ó gba agbára to overcome the battles of the wilderness. láti borí àwọn ogun lágijù. in the name of jesus. ní jésù. In Jesus' mighty name, we have prayed. Father, I pray for all of us. When we go to the battles of the wilderness, we shall overcome. Lord, we pray for every member of this church. Put your love in our hearts. Help us to help others going through the battles of the wilderness. Holy Spirit of God, as we go into this week, Open our hearts. Show us the people that we want us to bless. Thank you, Heavenly Father. For we pray in Jesus' name. Let's share the grace together. The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore.